الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفره وأتوب إليه واستعين واستهديه وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله والمهتدي وما يضلل فلا هادي له adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apàrí ọgbà ìpẹ̀lú gbólóhùn alhamdulillah ọba tí adúpẹ́ fún ìná ló dá wa òun ló wa ló wá di bí a a lóore o ọlọ́run sàlùkùn dáadáa wa a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ní kí ààrẹ ní bí wa ara wọn bí dáadáa bí wa wọ́n bí wa sínú ẹ̀sìn wọ́n tó wa sínú ẹ̀sìn ọmọbẹ̀nu àti òsìláìmẹ́lẹ̀ ìrọ̀lọ́mbà ní kẹwọ́n bá ní kẹwọ́n àwọn sẹ́kù ọlọ́mbà ń lọ́rẹ̀ mi wọn ikẹ́ ní àgbọ̀tán rere àwọn adájọ́ mọ́ fún wọn mọ́jẹ́ aṣáájú wọn lọ mọ́jẹ́ kí wọ́n fẹ́yìn ti sùkún ẹni kankan wa adúnwọ́n rí àwọn adúni atúnibí atúnitọ́ àwọn àfẹ́ẹ̀sì àbáwà àgbà Imam ó ń láwọ́lá lèwẹ̀lá máa wùlà kánà náà sú kálìbà ààrin wọ́n jọba sí àwọn àfáà ní ọmọ ẹ̀dẹ́ yóò ní yàtọ̀ sí ẹranko àwọn tí a ń yíó wákò ní agbo ẹranko tí a yí a máa ń tọ́tọ́ tí ọ̀tọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn àti láyé má lè ní ìrọlọ́wọ́ ẹ̀rí ìjẹta bí àná ìjẹta bí àná àná bí ò ní àná bí ò ní ọlọ́run jẹ́ kí o ní wà náà bí ọ̀la rẹ̀ bàbá ìmáàmù rẹ̀ àwọn bàbá tó bí wọn òun lànà tó bí òní àwọn tí a bí àwọn ẹni ìjẹta tó bí àná àsìkò táwa wà bàbá wa ìmáàmù rí àwa náà rí àtàtójọ wá báyìí lọ oníwà rí ọlọ́jọ́ dọ́là rí ẹ̀rí wà ìdáǹsí lọ́wọ́ yìí in tí ó dì ní ọ̀nà mẹ́sàn-án ní sí lọ́wọ́ báyìí ọ̀nà mẹ́sàn-án nígbàtí mo jókòó bẹ́ẹ̀ mo wà Àbújá jẹ́ ìsàbújá lọ àmìrù gangan lọ́wọ́ àdírẹ́sì l'Àbújá bí mo wá lọ ní pé ní gbogbo stéèjì kọ̀ọ̀kan oníwàásí méjì méjì ọgbọ́nì ní stéèjì kọ̀ọ̀kan oníwàásí méjì méjì ní oṣù wàásí mẹ́ tí wọ́n dúdá wá sí bí tí àwọn àbá méjì ṣe wá sí bí bàbá wá ní ẹjíṣẹ́ fún ọlọ́run Bẹ́ẹ̀ bá jẹ́ máa wá sákòrẹ́ oníwàásí pẹ̀lú àmọ́ ẹ̀ lẹ́ni bá mi lé mi kàmí lé mi ní ìjẹta Friday inú àwọn press men wá ń pè mí ó ní gbogbo state pátá tútù lẹ́ṣọ́ra why Àkúrẹ́ wọ́n lẹ́ṣọ́ra ó ní ikú ẹ̀sì bàbá wa ìmọ́ Àkúrẹ́ wá sí méjì mọ̀ fẹ́ sí pọ̀ ní ìsìnkú gẹ́gẹ́ bí bàbá ṣe fẹ́ ọlọ́run bá ní sán lẹ́sàn dáadáa ọlọ́run ní a nífẹ̀ẹ́ mọ́ aláwọ́ bá ní nífẹ̀ẹ́ àwọn náà ẹ wá rí tọ́pìkì tẹ́ ní ká sọ̀rọ̀ lórí àbúgbàgbẹ̀ ní tíìm o náà ni wípé inú ìdámù da àmà wàwá àdátọ́lẹ̀wàtọ̀ níyà alìkọ́mọ̀tò tààtà insecurity and nation unity, the nation on trial. Kí ni túnmọ̀ eléyìí? Wọ́n ní iṣẹ́ àfẹ́kú àpò àti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè yìí wà nínú ìpèníjà. níjà ẹ̀rí security àìsáàbò láàrin wa nínú wa àti pé ìṣọ̀kan orílẹ̀-èdè yìí tó mì ó mì ẹgbọ́lọ́mbà ní mú dúró àmín torí díẹ̀ wàhálà ní ta gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní abẹ́ rẹ̀ wọ́n fi topic méjì sí tíìmù ní ẹ the first topic al-amnu wal-istiqrar al-iqtisadi àtìníyàtò al-hukm ar wọ́n lẹ́rí ààbò àti kí ètò ọrọ̀ ayé ìlú fararọ́ ojúṣe ìjọba rere ni ẹ̀rì àbòlú àti kéèdò súnú owó olúfararọ ojúṣe ìjọba ni tó jẹ́ ọ̀ranyàn fún ìjọba that is first topic ẹlẹ́ẹ̀kejì mọ̀ká tọ́rọ̀lẹ́kìsà wà ní kọbalíyà àwọn ewu àwọn àṣòro àwọn àdẹ́wò tí ń bẹ ń bí kí ìlú pín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ àti ká máa pariwo ẹlẹ́yàmẹ̀yà rìjálùdí tàbàtọ́là àwọn ìtìyà ìlà rìjálùdí tàbá fẹ́ parí eléyìí àwọn tí wọ́n ní ojúṣe eléyìí ni àwọn àfẹ́sì a ní bùkátà jẹ́ àwọn àfẹ́ẹ̀sì láti paná ẹlẹ́yàmẹ̀yà àti paná afẹ́ pé topic méjèèjì rí ṣùgbọ́nà ní gẹ́gẹ́ bí àgbékalẹ̀ youth congress TMC wáàsí ní wáàsí ọdọọdún ni wọ́n máa fi ń sọrí ayẹyẹ ìgbà òmìnira orílẹ̀-èdè yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọjọ́ tó bá jẹ́ ọjọ́ ìgbà òmìnira la máa ń lò ìrọjọ́ Friday la máa ń rúdà lẹ́kọ́ báyìí sí wọ́n nígbà bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tán àwọn àgbìmọ̀ wọ́n á jókòó wọ́n á foríkorí wọ́n á wọ́n review wọ́n á kí ni àwọn àṣeyọrí nínú àwọn òkúrẹ́ káàkó wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tá a bá dìdí sí ọjọ́ ayẹyẹ òmìnira gangan àwọn tá a fẹ́ rí àrírí wọn àwọn sẹ́ẹ̀tì kan bẹ́ ní sí gómìnà sẹ́ẹ̀tì ń bẹ́lẹ̀ tí ó bá sílẹ̀ dẹ́pì gómìnà rẹ̀ bẹ́lẹ̀ àtàwọn yẹn láńlá láwùjọ wọn ni òkè kápùmọ̀ owó ọjọ́ tó bá súnmọ́ lọ́jọ́jọ́ ọ̀sìnmi ilẹ̀ ọ̀fàdọ̀ pé ní next state ní a ti ń sìn jókòó lọ́wọ́ báyìí ọ̀rọ̀ mi àkọ́kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ máa ń gbé láti pìlẹ̀ kágbé láti pìlẹ̀ ló dá ìgbà òmìnira táńpẹ̀ ní independence lọ́dọ̀ àwọn onírà bá ń pè ní alistikila èyàn kí gbà òmìnira tí ó bá sí lábẹ́ amúnisì tí ó bá sí lábẹ́ ìgbédè ní bí òmìnira àwọn náà mọ̀ South Africa inú olùdó gómìnà kí ni àwọn plastic wọ́n bẹ̀m̀bẹ̀ kí ló bí òmìnira gbígbà nígbàtí àwọn alágbára ilé ayé ńláńlá jẹ́dì láti lù wọn jẹ́ wá ń jẹ gabaru ilé ayé káàkiri àwọn òyìnbó Portugal wọ́n wà ń bẹ̀ àwọn Holland wọ́n wà ń bẹ̀ àwọn France wọ́n wà ń bẹ̀ àwọn pípé wọ́n wà ń bẹ̀ àwọn ìdílé wọ́n wà ń bẹ̀ wọ́n sára wọn jọ wọ́n jẹ gàbà lórí ayé àwa kú sọ́wọ́ àwọn Britain ìjọba òyìnbó gẹ̀ẹ́sì lóde wa kó sí lọ́wọ́ tẹ́mọ́ wá ní wọ́n jẹ gàbà lórí léde kan àtèyàn bẹ̀ àtọrọ̀ bẹ̀ àtagbára bẹ̀ àti bẹ̀ ní ẹjẹ gàbà lórí ẹ̀rú ní jẹ́ bẹ́ẹ̀ ìwà ló kó ẹrú àwọn amúnisìn gbọ́dọ̀ wá di àwọn àsìkò kan àwọn ìlú tí a ń mú sí iná ń dàgbà sókè wọ́n ronú ààlẹ́ máa bá bá ìlọ afẹ́ ra ìràpadà ara wa ní àwọn ìlú oṣìṣì kò jẹ́ wọ́rọ́wọ́ bọ́ọ̀bọ́ pa gbogbo bìlẹ́sẹ̀ ni wọ́n fún ní ìlú méjì lápẹjúwẹ̀ẹ́ Algeria and Libya àwọn France wọ́n láwọn ọ̀lọ́ àwọn Algeria ní ẹ̀lọ odògùn wọ́n jàjàgbara wọ́n padà fi ẹ̀yà àwọn France balẹ̀ pẹ̀lú tipátipá pé wọ́n jáde ṣùgbọ́n nígbàjá sí ní ìdẹ̀ ẹ̀tàn orílẹ̀-èdè tó bá lọ wọ́n jẹ́ 1 million 500,000 souls. Wow. 1.5 million In Nigeria, Africa, or Àwọn ọmọ ìlú tí ó kú sí mílíọ̀n kàtà. Wọ́n náà náà máa ti lébíà àwọn Italian. Bó bá jẹ́ ẹ̀mọ́ gbogbo ẹ̀, ó sáà ń wo fíìm. The Lion of the Desert. Umar Mukhtar. Ẹ wo tí ojú wọn rí wọ́n ní àwọn tí ó lọ ń pè ní our past leader in Nigeria àti mùsùlùmí wọn àti kírísítẹ̀nì wọn ọlọ́ọ̀bá ní kí wọ́n lò làákàyè wọn àṣẹ ní pákáleke ọ̀rọ̀ tútù ìforíkorí gbé pé eh, ìgbòmìnira wa wọ́n pè ní al-istiqlal round table discussion jọna lọ́nà alhamdulillah nígbà tó di october 1st 1960 wọ́n fún alómìnira wọ́n gbé fún prime minister àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí aláàjì abúbákiri tàbábàlẹ́wà ò ní ọgbé fún fọ́tò ẹ̀ sí wà lẹ́nìí wọ́n sì máa sófí mú ẹ̀ wọ́n máa ń rí lẹ́tẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ wájú náà sí pé fún pẹ̀lú white white tó wọ̀ sọ́nù jọ́nà lọ bí a ti bẹ̀rẹ̀ nù tẹ́bọ́wọ́ wo bí dáa wà lẹ́ni lẹ́yìn àwọn àìtẹ́bù tí mo wó yìí ọgbọ́gbọ́ yìí tí mo bá sọ̀rọ̀ yìí ìgbà òmìnira yìí ẹ̀bà láyé ni ó jù lọ di ọdún mọ́kànlélọ́gọ́ta lẹ́ni 51 years awa tí a lè sọ yí pé ó sojú wa kéré inú bá ìlú kéré máa wá ọmọdé ní ẹjọ́ àti ìgbọ́n dánàmù pé ìrìn àjò tó pọ̀ torí díẹ̀ gbogbo ọjọ́ kópa nídi ètò ògbòmìnira ọlọ́wọ́ bá ẹlẹ́sàn àmì ń bẹ ayé ni àmì ń bẹ ọ̀run ni ńgbàfẹ́ tí a ń tọ̀ mìírà tán wọ́n bẹ̀rẹ̀ àjò náà ní rọrùn kò dárú mọ́ wọn lọ́wọ́ wọ́n tó wọ́n rí tó a bẹ̀rẹ̀ pẹ̀lú three regions a ní north a ní south a ní east wọ́n sì dára ara wọn ẹnìkan ò ní sọ̀rọ̀ ìgbòmìnira orílẹ̀-èdè yìí àwọn èèyàn ńláńlá kan ká mọ̀ rántí wọn nínú wọn ni bàbá àwọ̀ wọ́n lè gbàgbé ní inú ètò gbòmìnira òun ló sojú wá ń sàlẹ̀ wá ń pè nínú wọn o náà ni Nnamdi Azikiwe olóṣojú wọn ní ilẹ̀ Ìgbò inú wọn Tafawa Balewa Ahmadu Bello àwọn pásìlì dáwà nìyẹn tẹ́bọ́ wá wò ó ẹgbẹ́gbẹ́ sàkẹ́sẹ̀kẹ́ nìkan èdè ọ̀pá wọn pọ̀ àṣà ọ̀pá wọn pọ̀ ẹ̀sìn ọ̀pá wọn pọ̀ ṣùgbọ́n wọ́n lè coordinate ara wọn wọ́n manage orílẹ̀-èdè yìí pẹ̀lú slogan jọ́nà lọ́n one Nigeria one nation one Nigeria one nation wọ́n fẹ́ kí àwa náà dáa ń ta sẹ́kù lẹ́nìí kánàtí àwọn bàbá ẹ̀ heritage wa nìyẹn one Nigeria one nation especially our imam especially our pastors táà máa ń wà lórí ìpele ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ ní mú obì wá lápò ọ̀rọ̀ tútù ní iye òkè lápò ọ̀rọ̀ ní ìfàkùmọ̀ ní ìfà àdá àti pọ̀ àwọn èèyàn ń gbọ́ wa àwọn èèyàn ń rí wa à ń bẹ̀ wá àfá mùsùlùmí àfá kìrìsìtẹ́nì ẹjá bá wọn èèyàn sọ̀rọ̀ lórí ìṣọ̀kan orílẹ̀-èdè yìí kò pé wa kásì lọ́dọ̀ọ̀dọ̀ kò sí bí a ti ṣe tí a rí ṣe ìtí ọ̀pẹ́ rárá 2011 Southern Sudan That's the recent event ibi ibi a ṣe wà ń bí àjẹ́wà bẹ́ Sudan wọ́n láwọn bá náà ti ṣe mọ́ àwọn alágbára kó sí wọn lábẹ́ Amẹ́ríkà Israel France wọ́n dó tí wọ́n wọ́n yá 2011 ẹ lọ bèèrè nígbà bá yín sọ̀rọ̀ inú ẹ tó máa ń ná Sudan a máa lọ oṣù kan oṣù méjì ń bẹ̀rẹ̀ arò òrókùn arò ọ̀rájẹ wọ́n ti kábà máa pa wọn yá mẹ́sẹ̀lì mi fún àwọn àfà àgbọ̀ ọ̀gbọ̀n pèpè ẹlẹ́yàmẹ̀yà anábì wọ̀ kọ́ wa bẹ́ẹ̀ anábì ni laysa minna ma da'a ila sabiyya laysa minna ma qatala ila sabiyya laysa minna ma mata ala sabiyya aw kama ẹtí bá ń pèpè sẹ́lẹ̀ àmẹ́yà kìí sára àjọ ohun ẹtí bá ń jà ìfúrẹ̀lẹ́yà mẹ́yà kìí sára àjọ ohun ẹ má kú sẹ́lẹ̀yà mẹ́yà àyí pèpè sí àìjá nítorí ẹ̀ àìkú torí ẹ̀ Yorùbá ni wọ́n àgbọ̀ pẹ̀pẹ̀lẹ́yàmẹ̀yà Yorùbá àgbọ̀ àgbọ̀ ọ̀gúsúrẹ̀lẹ́yàmẹ̀yà Yorùbá àwọn àbá wa tí wọ́n lọ nísàlẹ̀ wa ìṣọ̀kan náà fi kọ́ wa àwọn tàà gbọ́júmọ̀ ń bẹ bàbá ṣe adam bàbá ṣe kamalidin sẹ́mọ̀rán abdùsálà bẹ́ẹ̀bẹ̀ bàbá akọ́rẹ̀ dé bí iṣẹ́ adáwọ̀ lọ ó ní káàjọ́ kan làwà ń sọ àwọn àjọ́ kan làwà ń sọ That's my first message for the scholars. Àwọn afọ́lá ní ilé. Táwà bàbá wa ń kọrin ìṣọ̀kan, ẹ̀yin jẹ̀mọ́, ìjó kílẹ̀ máa jó, ìjó ṣọ̀kan, orí kílẹ̀ máa gbé, lẹ́yìn yẹ, a rí pé our past leader, wọ́n ní focus, wọ́n lájẹ̀ ń dà, wọ́n ní objectives wọ́n sì gbé àwọn kankanlẹ̀ tí ń ṣe àṣeyọrí ń bẹ̀. gbogbo dáa lè pè ní ìlànà amúlùdùn tẹ́báwò wọ́n gbìyànjú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì kí a fi lọ́lẹ̀ ní ìbẹ̀láyé lè rí àwọn títí míì ìbẹ̀jẹ́ sí láyé wọn tí ọ̀pàá jẹ́ sí jọ́ tó pé tí tó ń wò àyàwó lọ́wọ́ ni wọ́n ṣe gbogbo ń táà máa ń wò ọmọdá o náà ni ọ̀rọ̀ ìtòsínowó gbogbo ìyànjú economy of this country wọ́n try kí ló jẹ́ orí bẹ́ẹ̀ olóṣù ni wọ́n àwọn ìṣẹ́ ọlọ́jẹ́ ìlú àwọn láníyàn tó ń lóṣèlú ní wọ́n àjẹ́lú láìpẹ́ náà tí a ń bẹ́ níta gbangba lọ́kàn lọ pé ó ní we are investors we are investors oníṣòwò ni wá olóṣèlú òde òní ọ̀rọ̀ méjì ní bẹ́lẹ́nu wọn kí la jẹ kí la jẹ kí la fẹ́ jẹ kí la sì fẹ́ jẹ méjèèjì náà ni àwọn àtọ̀hún kí la fẹ́ ṣe ní ẹ̀yin olóṣèlú ẹ̀yọ́ kú ọ̀lọ́pọ̀lọ́ yín kí la jẹ kí la jẹ nígbàtí bàjújẹ́nu gbogbo wàhálà ní ló bẹ̀rẹ̀ nù tó bá ní oṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ tó bá ní oníṣẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ tó bá ń dìbò kó bá ti ń wọlé ní tí tí ronú mi owó tí ó fi wọlé owó tí ó fi dìbò mi torí díẹ̀ ètò ìṣúná owó wọ́n gbìyànjú ọ̀rọ̀ ṣíṣe ọ̀rọ̀ amúlùdùn wọ́n gbìyànjú ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlera àti àwọn ìlànà ìmọ̀ ìgbàlódé tẹkinọ́lọ́jì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣepọ̀ wa pẹ̀lú ìlú míì wọ́n gbìyànjú gbogbo eléyìí tí mo sọ fún yín ká pé láti 1960 tó fi di 1999 from 1960 to 1999 ó ní ìrìn àjò yìí mọ́ láti 1999 ó náà ni a ti tún ní ìrìn àjò tuntun torí pé before 1999 ètò òṣèlú àkóso ìlú yìí kò fara rọ ó ní àwọn ìpèníjà tó pọ̀ challenges crisis oríṣiríṣi ló wà ìpèníjà àkọ́kọ́ tí ó mi àwọn past leader wa ó náà ni defense school ó ní ìdípagbà ìjọba tipátipá tó ṣẹlẹ̀ 1966 tí ọ̀kan àwọn ológun àgàgàgù ìrósì tí wọ́n bá tó gọ́mẹ́ntì àwọn tàfàbà lẹ́wà ẹgbẹ́ ẹjá gbàlagbà ẹgbẹ́ ìlú tó bá lọ kò síbi tí wọ́n ti ní ìpín bẹ̀ omi orílẹ̀-èdè yìí ṣùgbọ́n lọ́wọ́ bá tó ní kí wọ́n tajẹ́ wọ́n fi gbówá síbẹ̀ ó sì sáà tí a bá fẹ́ pè tó léde yìí nínú àtó múdàpá bó léde gbówá náà jẹ́ kan tàbá ní sàkùsí ó sì àwọn nǹkan mèremère kan ṣùgbọ́n gbọ̀ ya gẹ́gbẹ́ ọmọ nìyàn ogun ó tráfù ní wọ́n ní ọmọ wàlé godunson ó sojú ẹ̀yìn àgbàlagbà ìyẹn ló mú múrtàlá wá abẹ́ẹ̀kọ́ ní àgbàlagbà múrtàlá dé a ò tí ìlú ìjọba múrtàlá rú ní ìgbè kò sí kéde kò sí gbogbo ohun tó lọ kọjú oṣù mẹ́fà oṣù mẹ́fà náà ní arìnrìn gbogbo tí ó di wàhálà yìí múrtàlá tó lọ sọ́ọ̀ wọ́n ti pé iye tí ẹ ń tàkọjá yóò sì máa túlẹ̀ adẹ́mọ̀ta ibẹ̀ mọ̀ta ibá a lọ sáwọn ṣẹ́ iléeṣẹ́ a lọ tò àwò tí ẹ ń wọ ọ̀dálẹ̀ tí wà dísípínì déédé bí pé kò gbà láàyè kí àwọn síkọ́sì máa tẹ̀lé òun káàkiri jímà ló ń lọ ọmọdé sun lọ́bàá rẹ̀ ọjọ́ jímà ni wọ́n pa àrùn ọ̀nà tó lè dé Daniel àjà àwọn ẹni rí dìmọ́ wà fún yá ẹjẹ́ àwọn ẹni rí ẹmọ́kí láti dálẹ̀ ó sì sà ogun abẹ́lé dé gbogbo ìdẹ́ ẹ̀dàgbà 1967 1970 òun náà ni ajagun abẹ́lé Biafra wọ́ àdánwò ńlá ni fúnlùí nǹkan bàjẹ́ tó pọ̀ ẹ̀mí tó bá lọ kéré ó mi ìlú torí pé àgbáyé dúró ti ojúkú àtàwọn ẹlẹgbẹ́ àwọn ajagunta wọ́n wá láti lókèèrè láti wá pa ọmọ orílẹ̀-èdè láti gba ìjọba fún wọn àwọn náà mọ̀ bó ṣe gba orílẹ̀-èdè wọ́n sì múrò ogun yẹn ibi tí wọ́n bá yí sọ̀rọ̀ ìmọ̀ nípò ọ̀dá tó pàṣẹ́tì ní ogun yẹn tó sì lọ pọ̀ tó gbóyè bọ̀ ó fún wa àwọn bìkan ń bẹ́ tí ó ti dẹ iná sí inú lẹ̀ pé bá ti rẹ̀ gan ni wọ́n kó màálù màálù náà kọ́ ọ̀bẹ̀ ìgbọ́n ló bá ti gbé wọn ní kàbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run kí orílẹ̀-èdè tàjẹ ọlọ́run kí orílẹ̀-èdè ipò ní tí àwọn kan ọgbọ́ dánwò lẹ́ẹ̀kan wọ́n parẹ́ wọ́n gbàgbọ́nù tàn ní àwa ti dẹ̀wò dẹ̀wò tí ma wọ́n sọ pé ìlú wo ló ní experience kú jù láyé Nàìjíríà jẹ́ kan nínú gbẹ́gbẹ́ bẹ̀rẹ̀ 1966 wọ́n rìkọ́ọ̀dù tí ó dìlé 30 kùs kù mẹ́tàlá pẹ̀lú déètì pẹ̀lú ẹ̀mìkan tó bá lọ kò tó wá di pé ìjọba tó wá wà ń bẹ̀ 1999 tí Abdulsalam wà ní orí ìjọba tẹ́nà tó fẹ́ padà síjọba tiwantiwa àti dẹ́mìlítì nìwò gbogbo ẹ̀ náà omi ń bẹ ìpè lábílé wọn lọ nínú ẹ̀ àsìkò mítírì tó tó dáadù buhari àìdí àgbọn buhari àìdí àgbọn látara discipline why ẹni tó gbẹ́jọ́ náà lọ́un bọ́bá fẹ́ wọ mọ́tò wà tó ní o gbọ́dọ̀ kó jẹ́ express ọ̀nà ogun bíríjì ní pẹ́ wọ́n náà fẹ́ yí owó líle padà láàrin ọjọ́ méjìlá pé tí ọba pariwo tí ẹ̀ ẹlòmí lọ dẹwó jẹ ti sálángá ìlú iná ní tí dẹgbẹ́ bá ń sọ̀rọ̀ báyìí tó bá ń wà wọ́n ẹ báyìí inú tẹlifíṣàn òǹkóhùn ẹnu rédíò ó sì mọ́ ẹgbẹ́ bí dọ́wà òun àti Buhari náà ni ìyẹn ní ìdímẹ́ lára Buhari táàfíwọ́n ìtà tó dìbò fún àti tọ̀wòrí ó sì kanga kangakanga lọ́wọ́ Buhari ṣe ẹni àbùkù ẹni yìí ní tèèdì sí ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà wọ́n ní omi lọ́pọ̀jọ kà lọ ẹ sì ní amúkùn ẹrù ewọ́ ó lókè lẹ́wọ́ ẹ̀wùsàlẹ̀ torí díẹ̀ mo fẹ́ ká yí padà ká máa bú Buhari ká yí padà lẹ́nu nítorí pé wọ́n bá kọlọ́bá èèyàn ká kìí ṣèjọba ẹ̀yìn bàbá wa rẹ̀ àgbájọ ọwọ́ láàfí sọ́yà ọwọ́ kan kò mẹ́rù lórí lẹ́yìn Buhari atúnléyàn ẹ̀kà wọn fún mi tó pé rú tí ń bẹ̀lẹ̀ Buhari ń bẹ fún lórílẹ̀-èdè ẹ̀sọ́ nígbàtẹ́ ìpúra fún tẹ́lẹ̀kọ̀ọ́kọ́ ẹni ọ̀tẹ̀tẹ̀ yan mínísítà ariwo dápọ̀ panu ó ní kí wọ́n mórúkọ wá wọ́n fún lókọ èèyàn 36 ó sì wó ẹgẹ́ bí ìróǹgbà rẹ̀ fún ìjọba orílẹ̀-èdè yìí ó ní mẹ́fà péré lọ qualify tó lè manage ó sọ gbogbo wà náà àwọn olóṣèlú ọba pé òṣùwọ̀n tó lò wáyí padà òṣùwọ̀n tí wọ́n lò Igi igi tó ní ọ̀dá iná ló fi kóná. Ìwọ́ àlejò Buhari. Iná ló fi kóná. Nígbà àjọba ẹ̀rọ àkọ́kọ́ délẹ̀, ó ní tó bá di ìjọba tó ń bọ̀ yìí, òun ò ní gbàrú ẹ̀ láàyè mọ́. Nígbà wọn tún yàn fún 80% jájábájọba àkọ́kọ́ náà tó ní ẹlọ́wọ̀ wọn. Tó ní di ẹ̀rọ wá ẹsẹ́ èpè kéṣàríwó ó ti dàrú ó dàgbà tí ẹwà ní plane tí pilot ní ní ọmọ jí ṣẹlẹ̀ mọ́ o àwa tó ṣe ìlú ìlàmà ọdúnkọ mẹ́gbẹ́ odíwákàtí méjì àbọ̀lá lọ́rọ̀ fòrò ẹ̀rẹ̀ àjára ayé àjẹ́rọ ọ̀run ẹ̀rẹ̀ tó dì díẹ̀ ìjọba ti ń pariwo ìjọba ṣe kéde wọ́n wá wo láti 1999 àwọn ọgbìyànjú bá bá ti ẹ̀mọ́ ìgbẹ̀jú gbogbo èèyàn ìjọba yára dúwà agbọ̀dọ̀gbàgbẹ̀ ṣùgbọ́n lọ́n fi àìsàn ó fi pè níjà yára dúwà in tó gbé wá ó dára ohun tàbá lè gbá ní ṣùgbọ́n ẹ̀sàn ó ní sẹ́ni agenda ó sì sí ní ìdí ẹ̀ta bó jẹ́ pé nígbàtí ọmọ ẹmà Sànúsí nígbàtí ń bá wọn sọ̀rọ̀ ó ní sídà jẹ́ náà tẹ̀lé pọ̀jù sẹ́lẹ̀ jẹ́ náà ẹ̀sìn méjì àti mẹ́ta ti tó kí ló jẹ́ wíbẹ̀ ni pé yára àdúrà san tó fẹ́ ṣe fún wa táàbì tó súnmọ́ rẹ̀ mo fẹ́ ṣe léè mo fẹ́ ṣe léè bàbá tí ẹ mọ́gbọ́n tó ṣe crisis niger delta kò sí ìjọba tó ṣàṣeyọrí ń bẹ nígbà tí ti dé tó tó yára àdúrà òun lọ padà create ministry tí a rí wọ́n fi lọlẹ̀ díẹ̀ bí a wá bára wa ní ìsìn àwọn náà ti rí gbogbo ẹmbá gbọ́ spíṣì Buhari ọjọ́ Friday ní jẹta ó pariwo síta ó ti ń pariwo bẹ́ẹ̀ nígbàtà sí 1st of January okay January 1st ó sọ̀rọ̀ ngbàtí náà sọ̀rọ̀ tẹ́bọ́ wà gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó ń pariwo nǹkan méjì tó jẹ́ ìpèníjà fún wa o náà ni ọ̀rọ̀ ààbò àti ọ̀rọ̀ ètò ìṣúná owó challenges láni fún olédè ṣùgbọ́n bí tẹ́mì kan lọ ni pé wọ́n fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé ìlú lórí ilẹ̀ ayé ní ní lórí nǹkan méjèèjì yìí kò sí bí ọkàn sẹjọ́rọ̀ àwọn lọ ní jímá ìjẹta mo sọ̀rọ̀ débẹ̀ gbogbo ọ̀rọ̀ ni mo sọ wọ́n ní wà ní kan béèrè àwọn bòmí ń bẹ lamẹ́ríkà lẹ́ni aburú tí a ń bá yí wàhálà tí a ń rán lórí ajẹ́mú lórí kọ̀sáàbò ojú ti lọ ní mùsùlùmí ó ní stars ó ní gbàtẹ̀ wà lọ́nà ṣùgbọ́n kí ni ó jẹ́ kí wọ́n mọ̀ kí ni ó jẹ́ ká máa mọ̀ ó ní àwọn oníwéèrò abúrú àwọn olórin ìjúwà nìyẹn Nigerian pressmen gbogbogbà pátá tẹ́ bá fẹ́ gbé ìròyìn tẹ́ fẹ́ kọ́ àtàtẹ̀ ẹ̀wọ̀n yàn negative news negative news ìjọ ọ̀dánù ròyìn àwọn orílẹ̀-èdè míì náà ní aburú ṣùgbọ́n ń pamọ́lẹ̀ nígbàtá bá sí ẹ̀ta àgbò táà bá ń gbé ìròyìn burúkú orílẹ̀-èdè wa bí ó sì máa pọ̀ wá náà aburú ah, tó báyìí alúmí burú jù wá lọ ṣùgbọ́n wọ́n paláró dáadáa ìyẹn náà sì àwọn ibìkan bẹ èyàn lè gbé tó bá wùfẹ́ kò lè gbé tó wù ní orílẹ̀-èdè láti mú ó lè dúró náà ní kí ìlìkan lè dá náà ní àwọn òròyìn kan bẹ tẹ́ẹ̀lì gbọ́ kí wọ́n gbé ní Amẹ́ríkà nípa Amẹ́ríkà torí dẹ́ à ń bẹ àwọn oníròyìn wa náà àwọn òròyìn bú kí ayé gbé káyé pọ́n àwọn dáadáa ìgbásànà ìkágbé lárugẹ tí islam pa ní kásì wádìí in tí àwọn oòrùn ìgá dáẹ́lẹ̀ inú wàhálà olédé òkèrè torí díẹ̀ àwọn píníjà yìí wá pọ̀ bẹ́ẹ̀ ti wá rí bí tí a bára wa báyìí kí ló fà á tí ètò ìṣúná owó ìlú ọ̀fararọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí ọ̀tọ̀bí táwọn mọ̀ wà lọ àwa mùsùlùmí gbogbo dáwà kọ́ wá kọ̀ wá lọ sínú ẹ̀sìn wa náà a sì kíni àwa sínú ẹ̀sìn wa náà púpá àdálẹ̀ ayé wa mo sì ń sọ fún ìjọba ìjọba ìbílẹ̀ ìjọba state ìjọba àpapọ̀ nígbà bá ti gbàgbé àdáni a lè rójú tú ẹ̀ Quran chapter 20 aya 122 sí 124 ẹlọ́ríkà ìgbà ọlọ́ọ̀bá alẹ́gbẹ̀ ọlọ́níkà Ádámọ̀ ń bọ̀ sílẹ̀ ayé bàbá wa àkọ́kọ́ àtìyàwó ẹ̀ ọlọ́ọ̀bá sàdéhùn fún ọ̀kíládéhùn náà ọlọ́ni fẹ́ ma yà jẹ́lùmínú húdà ọlọ́nà èmì ọlọ́bà báyí lórí ilẹ̀ ayé máa fún ní manua tẹ́fì lórí ayé yìí ọlọ́wọ́ afikún pé pàmẹ̀tẹ́bẹ̀lú dáyà ọlọ́nà bá tẹ̀lé lánà òhun ọlọ́un kò ní sọnù ìsorí ìbúrú kò ní sọnù kò ní sí ní abúlẹ́kùn àbá àdónì pẹ̀lú pé ayé ò ní dàrú ma lọ́wọ́ alìkíámù sì sún àfún ọlọ́wọ́ ní Gbogbo bá kọ tí ikú sí ìlànà ọlọ́run ọlọ́run ní ó ti kó ní ẹ ìsẹ̀mí ìlà yìí ló yóò máa wà ní ẹ̀ tó bá dàlì kí a máa á dìde láfọ́jú ọlọ́run ní ìsẹ̀mí ìlà yìí ló máa lò ẹ̀yìn ọ̀bẹ̀ máa jẹ́ ń pè ní ìsẹ̀mí ìlà yìí lò kò ní bí ò ní bó wà ń pò bí ò sí ń pò ẹ̀rí òfin ọlọ́run nìyẹn àkọ́kọ́ nìyẹn àpàtọ́lọ́ntì àpàtọ́lọ́ntì ló dá wàhálà ẹ̀bẹ̀ ìlọ́wọ́ ìjọba ministry of religious affairs gbọ́lọ́wà mo ní ẹlẹ́tọ̀ òjò lọ́dún pẹ́ẹ̀sì lọ́wọ́ lórí ayé kejì náà kò sí. kò sí. ó sì yẹ kó wà. a sì ní ètò fún eré ṣíṣe. eré ṣíṣe. àwọn agbábọ́ọ̀lù àtẹlẹgbẹ́ wọn wọ́n ní resort sport abẹ́ẹ̀kọ́ ìpínlẹ̀ ta ni ta díẹ̀ sí ẹ̀yin olóṣèlú ẹ̀sọ̀ àwọn àfáà ní katapila ní ọdún lánàá bó ṣe máa sọ fún ọ̀nà ìjòkó wọn gẹ́gẹ́ tí bó bá ń pọ̀ wọ́n mọ̀lé wa Bíbọ̀ bá ti gbọ́ ọmọlé àwọn àfáà. Bàbá tí pé mọ́ mú rí wọ́n máa pàkiri. Bí wọ́n ti lọ́wọ́ bá nínú láti jẹ́ bí ó bá lásìkò náà lọ́dọ̀ wọ́n máa pàkiri. Ẹjọ́ ẹ̀bá ìbáyé sọ̀rọ̀. Ẹjẹ́ wọn bọ́gùn tán. Ẹjẹ́ wọn débẹ̀ tán. Katapila tán kí la máa ṣe? tó bá bẹ́ẹ̀ sí ọ̀nà òyìnbó ti bẹ́ẹ̀ tó bá sọ̀nà tán tó bá rẹ̀ yóò bàtẹ̀ jẹ́ ah, àwọn alẹ́sọ ẹ̀mọ́ páàkì ní kàtàkìlá tí orí ìwò òpìlẹ̀ rú ni a ní màá dálẹ̀ fún yín a ní tọ̀sọ́nà àwọn òpẹ́kẹ́ ẹ̀pẹ́ àwá aláwọn àfá ẹwọ́nú àfá Christian àfá Muslim tí wọ́n sálátẹnu jẹ́ tẹ́lẹ̀ fẹ́ sọ dódó ọ̀rọ̀ tẹ́lẹ̀ gáìdì yí pẹ̀lú òfin Ọlọ́run kò sí ìwé kanúwé mímọ́ tó pẹ̀pẹ̀ sí corruption kò sí ìwé kanúwé mímọ́ tó pẹ̀pẹ̀ sí ìbàjẹ́ gbogbo òwe tàbá ti pè ní ìwé mímọ́ ọwọ́ àtọ́ asójọ́ náà ni kọ́ wọ́n pé ẹ̀yin tó gbé báyìí ní ọyẹ sí ìwé yìí bóòlù ẹ̀ka sí ìjọba ẹ̀yin mùsùlùmí ẹ̀sọ́rọ̀kọ́ra ni kẹwàá máa gbà màná wa ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ kí ló jẹ́ orí bẹ́ẹ̀ tó pé democracy ti fagilé yẹn Government of the people, why the people for the people? gọ́ọ̀mọ̀ ìgbèrè ọlọ́run àfẹ́kọ́ dá sí táà bá fẹ́kọ́ lọ ń dá sí àlèrò tútù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú jí ò tó tí ó jẹ́ kí ìlú wa tò táà fi ní security táà fi ní ààbò o náà ni wípé àwọn ìlànà amúlùdùn tá yẹ ká gbé kalẹ̀ kò sí ọ̀kan àwọn ẹni sáájú ó yà bí dárdà tàbábdár gìfàárí ọ̀kan ni wọ́n ní ó ní ẹmá sí mọ̀ tẹ bá rí ẹni tí ń pa tó wá yọ ìdà tí ń bẹ́ àwọn ìlú rí káàkiri ó ní kòkòrò báyìí lójijì lè ní kò síṣẹ́ ọmọ kàwé kò ríṣẹ́ láìpẹ́ yìí mọ́lọ sí wáṣẹ́ lọ́fà mọ́ sọ lórí ààbò iná ní bákan wá bọ́ta ó ní ustaz ó ní mọ́mùlùm wúláwà níbi tèmi ó láwọn fẹ́ lọ sí ìsìn láìpẹ́ yìí láwá láàrin ọ̀nà lọ́sàn gangan ó ní ọkọ̀ lọ́sọ́ọ̀ṣẹ̀ ẹ̀yin afẹ́ ẹgbẹ́ kan. ó láwọn tẹ́lẹ̀ jẹ́ agùnbánirọ̀ wọn kan náà ló fẹ́ gbẹ kan. ẹ̀yin pápá ẹgbẹ́ kan. ó ní gbogbo àyíkó wọn ṣá gbogbo ara wọn àti báàgì ní oògùn wọn wọn gba gbogbo ẹ̀. wọn lè máa wọlé máa wọlé. ẹ̀yin afá ìjọ ìjà tọ̀ sí àìpẹ̀lẹ̀ ọlọ́ni yìí. àwọn abẹ́yìn náà lásẹ̀ ẹ̀rọ máa sàdọ́ àkọ́wá. ẹ̀rọ máa sàdọ́ àkọ́wá. Njó jẹ kádà ní láàmú, àìjì kàrìjà náà rẹ̀. Àìsẹ̀sẹ̀ jáde, you are welcome, you are welcome. Torí díẹ̀ ọ̀rọ̀ kò sáàbò, Yorùbá náà ní ojú ọba dílẹ̀. Àwọn tó bá dílẹ̀. Iṣẹ́ iṣẹ́ especially àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ Nigerian èèyàn dáadáa ni wá àìsà láàrẹ̀ ṣùgbọ́n a fi ọ̀wọ́ ọ̀dọ́ apáwọ́tì àtọ́jú wọn àmójútó wọn àgbà wọn láàyè yíwa ń bẹ àwọn ọ̀dọ́ ń bínú gbogbo ilẹ̀ western gbogbo ọ̀dọ́ ń bínú ìyẹ́sì rẹ̀ wọ́n dín wá ní o kẹjọ àmbẹ̀jọba ọ̀rọ̀ àwọn ọ̀dún ẹ̀sẹ̀ tàbí ṣeré ìdágbà mójútó ni ọkọ̀ bẹ̀ lórí kẹfà ayé ilẹ̀ ìjọba fọ̀rọ̀ wérọ̀ ẹfà wọn náà sípò orí wọn pé mẹ́nìtọ̀ wọn lẹ́yìn náà inú tí ó tùjọ sáàbò òun náà ni pé a ti Àgbà àwọn ọ̀dàlú láàyè Ìbẹ̀ láàrin àwa Yorùbá ń bí, ọmọ láàrin àwọn Ìgbò mẹ́rin Haúsá, wọ́n á sì kí ìjọba ní bẹ́ẹ̀ bá wà, wọ́n sì máa dáṣẹ̀ rí agbófinró sì máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn. Kódà ń gbà ti báyé ní ìdórí ìjọba yìí, nínú àwọn ọ̀rọ̀ ẹ̀tọ́kọ́sọ ni pé àwọn rí pé àìkọ̀ntró ammunition láàrin àwọn ní Amẹ́ríkà ó fa crime ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ gbé lọ sí Congress lórí pé báwo ni àwọn ṣe control ammunition àwọn èèyàn ní nǹkan ìjà lọ́wọ́ láì control rẹ̀ kò sáàmójútó ẹ̀nà ẹ̀mà òun gbà mí bẹ́tẹ̀ bá rí ìjọ́tọ̀lọ bá ní kí àwọn Nigeria policemen tí a bá ṣiṣẹ́ wọn dáadáa gbà mí tí a bá já ọkọ̀ ọ̀tí ìbá ó ti kọjá ìtọ́gbọ̀jú omi wá ó ti kọjá ìtọ́gbọ̀jú òkúrufú wá ó ti kọjá ìtọ́gbalẹ̀ wá ó ti kọjá ìgbà mí ilé ni wọ́n lọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kàrẹ̀gẹ̀dẹ̀ ó ti gbogbo bí a bá ti gba amúnéṣàn láàyè báyìí dáadẹ́ control rẹ̀ tí ó wọlé control amúnéṣàn ẹ̀ lè fẹ́ wàhálà ẹ̀ lè retí ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn náà káwọn ẹ̀kọ́ wá máa dàrúrú káàkà máa wà àbàjẹ́ kíjọba máa lè dásàrí àfún wọn lọ́dọ̀ Yorùbá wọ́n ní àkókò ìjòyè ọsàn jẹ́nu pé ọ̀ká lọ Yorùbá ní ẹpà jíran jí tí ma pọ̀ kíjì ma pọ̀ wọ́n jẹ́ kankan ìjọba ní ibi action kódà ẹ̀yìn ẹ̀rí bí president ní dáalé lọ́jọ́ Friday lórí bánisọ̀rọ̀ rẹ̀ àwọn eré àkànbẹ̀ táwọn èèyàn wọ́n pọ́n lójú nígbà tó dé ọ̀rọ̀ Kálù àti Sunday Igboho president ní àwọn àwọn ti rí pé àwọn kan bẹ ní abíọ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀tọ́lẹ̀ olórílẹ̀-èdè kódẹ̀ kò kan wá aráàlú kò jẹ́ kẹ́ndẹ̀ bá wà sọ a ṣe rẹ̀ kárí bóòlá kó ṣe wà ń lú tí ló ní fara rọ tẹ́ẹ̀sì mọ̀ wọ́n tẹ́ a máa gbé ẹmọ̀ wọ́n ẹ̀ẹ̀sì tẹ́ẹ̀sì àwọn tí wọ́n kọ́ spíṣì ẹ̀kẹ́ yẹ̀wò dára kẹjọ jẹ́ Ibrahim Awaka ó kó àbùkù bá wa àwọn kẹsí ń bẹ́nu ìlú tí a ń ṣèjọba lé lórí ẹ̀sìn mọ̀ wọ́n wọ́n sì ń dá ọmọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀ṣẹ̀ wájì tó bá tẹ̀sẹ̀ pé mínísítà kan ló bá sọ tàbí kọmínísítà nìkan president ọ̀rọ̀ tó lè ní torí à ń bẹ ìjọba Islam gbogbo ẹni tó bá ti jẹ́ àdàlúrú mẹ́mọ́ jẹ́ àdàlúrú Islam ọ̀fọ́ tó kéré mú rárá ẹ wo Suratul Maida ayà 33 Quran chapter 5 ayà 33 Innama jazaa ẹ̀yin ìjọba ìmọ̀ràn náà bá fún yín lórí àwọn àdàlúrú àkàn bandit ni àkàn ní ajínigbé galapayẹ ni gbogbo tí bá jẹ́ wà ìdàlúrú ẹgbọ́ ayàtọ̀ náà bá tó ní ẹkẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ̀ ìlànà ẹni sáájú lò bẹ́ẹ̀ bá jẹ́ ẹsẹ̀ sí wa a ní ẹ lò òfin ọlọ́run bẹ́ẹ̀ bá sẹ́sìn ọlọ́run ẹjẹ́ ẹlòfin rẹ̀ ẹgbọ́n tọ́lọ́ tí a ń gbógun dìde láti jẹ ọlọ́run ọba lógun àtòṣe rẹ̀ tí wọ́n àfẹ́ kí àlàáfíà tí ọlọ́run lẹ́kọ̀ọ́sẹ̀ lórí ilẹ̀ ayé táwọn tó ti sẹ́rẹ̀ fẹ́kọ̀ọ́sẹ̀ lórí ayé tí wọ́n àfẹ́ kí peace wà lórí ilẹ̀ ayé ọlọ́run lẹ́sẹ̀ tí ẹ san wọ́n ní bọ̀ yìí àti ẹ̀tọ́ pé wọ́n fún ìbàjẹ́ kásórí ilẹ̀ ayé inú ìbàjẹ́ o ní kí àwọn wà sùkú kẹ́sì pàdé wọn máa lọ́lọ́ jí wọn kó láti mọ́ rí wọn mọ́ tọmọ wá gẹ́rẹ̀ wó lọ́lá kíjọ kẹ́nu wa máa bẹ̀bẹ̀ nílùú tó ń jọ́fi tó níjọba kí wọ́n sì jí odidi mínísà gbé ẹ́ tí jẹ́ ìwà mọ̀dàrú yìí jẹun fún ìbàjẹ́ kọ́ jẹun fún ìbàjẹ́ káàkiri ayé ẹ̀san àkọ́kọ́ ní kíni alùkọ̀ tẹ́lù ẹ̀pọ̀ wọn nípa púpa gbogbo ìgbẹ̀yìn àfá kọ́ta àlàyé kùtùrù kọ́tù láàrín kọ́ta àlàyé kọ́tù ẹ̀pá nípa púpa kò sáánù tàbí kẹ́ẹ̀kẹ́ wọ́n mọ́ gíì أو تقطع أيديهم وأرجلهم من خلاف kẹ̀kẹ́ ẹsẹ̀ ọ̀tún kẹ̀kẹ́ ọwọ́ sí nípa pípa yọ. Àwọn ìlú fáwọnì ìlànà láti. Àbíkẹ́ ilé wọn jáde kó lórí ayé. Ọlọ́lá àfẹ́lẹ́ àfẹ́lẹ́ ìṣe ìdójútì fún láyé ẹ̀sà ayé nu. Ọlọ́ni ń bẹ fún alálìkà máa yẹ tó tóbi. bó ní ẹsẹ̀ wọn jí mẹ́ǹkẹ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà àwọn àpáàkà ní gbogbo tí bá jẹ́ wà ìdàlúrú ìjọba ní ọwà àwò inú mẹ́rẹ̀ ẹ̀rẹ̀ yìí mo fẹ́ lò ìwò ló lè dá ìbàjẹ́ ìdúró tí ká pa ní ní àbí ká kan mọ́gí àbí ká gé ọwọ́ nípasípa ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì àbí ká lé ẹkọ́ agan rárá o ẹ̀sẹ̀ jẹ́ bá sẹ́ wọ́n tọ́ sí yí pé wọ́n pààyàn ọgbọ́ ó pààyàn ìdàlú wọn ó mú ẹ̀mí dání wọ́n tó gba owó wọ́n tó gbogbo ọgbàdúkẹ́ oníkẹ́ wọ́n ni yẹ pípadẹ́ pa wọn ẹ̀kàn wọn mọ́ gini yóò kù sórí igi ni orónù bẹ̀lẹ̀ ó kù sí ẹfìgbà ẹ̀kan ọba ẹ̀kẹ̀lẹ̀ ẹ̀kan àyà kò ní kú wọ́rọ́wọ́ ẹ̀rì wọ́n pẹ̀lú àṣẹ yí pé èèyàn ni wọ́n pa wọ́n bá yà ní ohun gbówó ẹ̀kàwọ̀ yẹn ẹ pa wọ́n ní straight ẹ lè gbé lórí ẹ lè tẹ́wọ́ ìbọn náà ẹ lè yí níbọn ẹ̀sá sí kí ni wọ́n ní owó nìkan ló owó nìkan ìlókó ọgbọ̀ni dúkìá nìkan ló gbà ọpàáyàn ẹgbẹ́ ọwọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ sí òsì nípasẹ̀ payọ́ kò gbé owó ọ̀gbọ́ni kò gbé owó kò sì pààyàn kò pààyàn ọjọ́ àyàjá yẹn ó kàn fẹ́ lùtà àwọn àyàjá àti ẹ̀yẹ́ ọ̀rẹ́ ṣe èmi ẹgbẹ́ tó wọ́n ní ẹ̀ lọ́ọ̀pá lọ́nà tánu. ó ní yẹn ẹlẹ́ ẹkọ́ lù nílé kó ń lù ọ̀nà mẹ́ta làwọn bá pèsè ilé kó ń lù àkọ́kọ́ ni pé wo ìlú yìí nàìjíríà yìí nàìjíríà láwà yìí yóò tẹ̀ka mẹ́wẹ̀wá ọwà tẹ̀ka mẹ́wẹ̀wá ó sì yàfọ́tò ẹ̀ ó sì yàfọ́tò rẹ̀ kò tún wọ̀lú ìmọ̀ láti èmi lọ láti èmi lọ àìsọ̀rọ̀ ní ìmọ̀ wọ́n sì dé bọ́dà wọ́n sì dé bọ́dà báyìí báyìí tó nàìjíríà ọ̀kanu yóò fọ́ ọ̀kanu àwọn kan ní ẹ lọ bí sí àjálẹ̀ nínú ìlú náà ni ó wà sí àjálẹ̀ ìdámọ́ tí ó fi kú ìrísọ́nà máa jẹ́ ìjáde láyé ayé àjálẹ̀ lógiri àwọn kan ní fc àtìmọ́lé gbére life imprisonment tí ó sì wà ní òfin pé ẹni ìjọba kọwọ́ gbọ́dọ̀ dé tí ó wà yí padà ẹjọ́ tí wọ́n bá lo òfin láàrin oṣù mẹ́fà Nàìjíríà bàbá ti bẹ̀rẹ̀ lónìí àtọ̀lára nígbà ẹ̀kọ́. Aya kan péré mo tó fún yín. Níparí ọ̀rọ̀ mi, nígbà tí Ṣáman wá sọ̀rọ̀, ń bu alálójúṣe. Wọ́n ní gbogbo alálójúṣe. Ojúṣe àkọ́kọ́, kọ́bẹ̀ lórí fámílì. Fámílì. Gbogbo tí ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, ẹbí dá sí. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ẹbí kan ló produce production of my family ni mo jẹ́ wàásù náà mú kọ́ chairman ń kọ́ ẹnì kọ́kọ́ wá ń kọ́ àwọn àlàyé torí mi kọjá ìjọba àwọn kan bẹ lẹ́kọ̀ọ́ wọn sì bí ọlọ́pọ̀ yóò sí bí o wọ́n ní we are one million boys one million boys wọ́n mọ̀ kọ́ àwọn ni low salary àwọn ọmọ kéékèèké ni o ọmọ ọdún mẹ́sàn-án wọ́n ní you are no salary owó ilá ti ti rí àwọn kan ní ó gbogbo ọmọ kéèkèé ní dáyà lọ́nà tí wọ́n ní kẹ́ẹ̀dì yí fámílì ni fámílì lójúṣe ọmọ yí iṣẹ́ wo ló ṣe tó ń ra fàtàláwálé mọ́tò pé náà ló ti rí ìyàwó yàwó láìpẹ́ yìí pẹ́tàgbọ́n náà ó ní highest tech ló ń wá wọ́n ní kí ló dé ó lọ mọ àwọn kọsẹmọsẹ kí wọ́n ní sẹ́ náà ó ní yahoo yahoo sí ìjọba náà tún nìyẹn ìjọba àbílẹ̀ nìyẹn ìjọba sẹ́ẹ̀tì nìyẹn ìjọba fẹ́dà nìyẹn ẹ̀bí ẹlẹ́ẹ̀kejì ilé ẹ̀kọ́ ìjọba ilé ẹ̀kọ́ aládàáni láti bẹ̀rẹ̀ dópin ojúṣe èyàn ẹ̀yin ọ̀gá ilé ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ẹ̀dá ilé ẹ̀kọ́ ní proprietors àmójútó àwọn ọmọ wọ́n bẹ lọ́rùn yín kí là ń kọ́ wọn ṣe lẹ́ṣọ́ra náà jẹ́ ìjá kùtù rere ń pè pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ọmọ mi ṣe court ó pàdé lẹ́ṣọ́ra rẹ̀ mẹ́ group kan náà wọ́n jọ wà ẹlẹ́ẹ̀kẹta ilé ẹ̀sìn masalasi ilé ẹ̀sìn church kí lẹ̀ yìn àfá wí kí lẹ̀ ń kọ́ àwọn èèyàn ṣe bí náà àwọn àfá náà pẹ́ kò gbọ́dọ̀ sínú mẹ́bàá mi tó gbọ́dọ̀ jẹ́ lóṣù inú mẹ́ta ni mo gbọ́dọ̀ sọ́dọ̀ sí bẹ́ẹ̀ ẹgbọ́n ni a ní òṣèlú sí bí mítà sọ́sọ́sọ́ 1 million bẹ̀rẹ̀tùlówó lẹ́yìn náà yọ níwẹ̀ ìròyìn mídíà ojúṣe mídíà wa ń bẹ kí làwọn ọmọ ń rí kí ní ń gbọ́ kí ní ń wò kí là ọmọ mi inú inú social media inú gbogbo náà wí inú wẹ́ròyìn inú tẹlifíṣàn inú rédíò lójú kọ́kọ́ púpọ̀ yìí lẹ́yìn náà àwọn agbófinró gbogbo jíjà agbófinró Nàìjíríà DSS ní ọlọ́pàá ní gbogbo ẹ̀ àtẹ́wà ní bọ́dà ní ọ̀pọ̀lọpọ̀ tí ń yìí gbogbo ojúṣe wọn ni láìpẹ́ ìmọ̀sìn bá o ní ẹwù ìbọn ti bẹ́lọ́ rẹ̀ láti ayé àti ìgbé sẹ́yìn làwọn àfíìsì àwọn ọjọ́ kan ní mo dáhùn ní ọ̀nà ọlọ́pàá àbáyé tí wọ́n dá ìbọn ogun ni wá fọ báńkì wọ́n sì fọ báńkì mẹ́ta nítìlẹ̀ ọ̀kan náà ọgọ́lọ́pàá yẹ ma ọlọ́pàá náà ti rí ó ti jẹjẹkújẹ sára òun nìkan ní ọlọ́lọ́ àwọn wọ́n ti pa wọn ilẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ níjọ́kan níbi ọ̀nà ọ̀nà Ìbàdàn yẹn láti Òṣogbo lápàdé àwọn ọlọ́pàá kẹjẹ sálọ wọ́n ní those boys àlèfèsì wọn alá méjèèjì tó fílẹ̀ ẹ máa sí níbẹ̀ yẹn náà let them go let them go ọlọ́pàá tàbẹ́ kó kojú wàhálà kojú kojú ẹ̀ omi tó kojú ẹ̀ ó kú àwọn ẹbí ẹ̀ láre torí ìdí ẹ̀ níparí àdúà àdúwà ó tó wá kàwà náà kàlùkùlù ní tó ṣe anábìnrin kòlùkù rọ́ ní ọkùnmọ̀sánmọ́ àdáyájẹ́ àwọn àpàtàkì ìgbẹ̀ ọlọ́ọ̀bọ̀ balẹ̀kọ́lá orílẹ̀-èdè wa yìí ọlọ́ọ̀bá ni mójútó ààbò láńdọ́rọ̀ bánifàbò síbẹ̀ bánifàbò síbẹ̀ ìjọba àpapọ̀ bániràn wọn lọ́wọ́ àwọn ìjọba sí bániràn wọn lọ́wọ́ àwọn ìjọba àbílẹ̀ bániràn wọn lọ́wọ́ ìjọba ẹni kọ̀ọ̀kan ní sàràn wa lọ́wọ́ lọ́lọ́kùn wa lọ́wọ́ ọ̀rọ̀ ajé àmú wa bánisẹ́rọ̀rọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ pátá kíkà gbàgbẹ́ bánimukú láàrin wa wọ̀lọ́ba alábàlọ́ gbogbo